الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن وله بعد السلام عليكم ورحمة الله وبركاته نعم نتسواج لولوري ككاترة alórí ṣe àlàyé àwọn tó jẹ́ àwọn òpó ẹ̀sìn wa àti ìpìlẹ̀ tí ó a ń ṣe àlàyé lọ lórí àwọn ṣurutu la ilaha illallah àwọn májẹ̀mú tí ń bẹ fún la ilaha illallah la ilaha illallah ta ń wí lójoojúmọ́ kí ni àwọn nǹkan tó jẹ́ àwọn òpó tó wà ń bẹ àtàwọn májẹ̀mú lè tó ṣe pé agudọ̀ pé gẹ́gẹ́ bí mùsùlùmí a rẹ̀ ẹ̀hẹ́ ẹlẹ́ẹ̀kejì àtàní òun náà ni al ó ní kíyàn ní àmàdájú lórí rẹ̀ aliyakin ó ní kíyàn ní àmàdájú lórí la ilaha illallah kíyàn ní certainty dan pé bẹ́ wa huwa an yakuna almutakallimu biha mutayaqinan òun náà ní kí èyàn tó ń sọ̀rọ̀ pẹ̀lú la ilaha kó ní àmàdájú kọkàn balẹ̀ lórí rẹ̀ ẹ̀hẹ̀ ma ní ròyí ròyí so ti báyìí wọ́n ni ay kamilul ilmi biha bi qalbihi kó ní ìmọ̀ tó pé nípa la ilaha illallah ní pẹ̀lú ọkàn rẹ̀ wa mu'minan biha imanan la ya'tarihi wa la yatatabraku ilayhi shakkun wala raybun kí wá ní ìgbàgbọ́ nínú rẹ̀ ìgbàgbọ́ tó ṣe pé eh, ròyíròyí iyèméjì kò ní ẹ̀fà súnmọ́ láyé so tán pè ní kí ẹ ní aliyakinu ni ẹ ẹlẹ́kẹta òun náà ni al-ikhlas òun kí ẹ wá wá sincere níbi la ilaha illallah tẹ́yẹn sọ yìí wọ́n ni al-munafi li shirki ilé ló ń takò shirki òun kí ẹ ma sọ la ilaha illallah kí ẹ tuma mún kàmí ma Allah subhanahu wa ta'ala bí an yakuna qailuha tó ṣe pé yóò ní um, sincerity nígbà tó wí la ilaha illallah qasidan bi dhalika wajha Allah azza wa jalla ó dẹ̀ gbàlérò pẹ̀lú la ilaha illallah tí wí yẹ̀wò ojú rere aláwọ̀ bá ní fi ń wá kò fi wá nǹkan mí wa an tasdura minhu jami'ul a'mal kó máa ṣe àwọn iṣẹ́ ìjọsìn yẹn ní kó jẹ́ nǹkan tí ó mọ́ fún ọlọ́ọ̀bá nìkan dúnà an tẹ̀ṣúbàhà ṣáìbẹ̀tù ṣírìkì awẹ̀wòrìyà kó mọ́ wá jẹ́ kí àwọn ìdọ̀tí ẹbọ àbáwọn ìdọ̀tí kárìmí wòrìyà tí ma ń ba iṣẹ́ la ilaha illallah tó wí ó gbọ́dọ̀ jẹ́ olódodo pẹ̀lú rẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ ni tí ń parọ́ almani min an-nifaq eléyìí ni ó sọ kó níbi nifa níbi ìwà munafiki munafiki mọ́ sọ fọ́ pé la ilaha illallah lórí ahọ́n rẹ̀ àmọ́ nínú ọkàn rẹ̀ kò gba la ilaha illallah yóò máa gbé hàn sáyé wípé mùsùlùmí làwa náà mùsùlùmí làwa náà àmọ́kẹ̀ kí n ṣe olódodo ohun pa irọ́ ni bàbá ní pé bí an yakuna sadiqan ó gbọ́dọ̀ jẹ́ olódodo ìd nígbà tó ṣe pé inna aqwaman qad àwọn ẹnìkan tó ṣe pé àwọn náà ń sọ la ilaha gẹ́gẹ́ bí Ọlọ́run bá ṣe ń sọ nípa wọn nínú Qur'an tó bá ṣe sínú Suratul Munafiqun ayà alákọ̀ọ́kọ́ bẹ̀ ó bá mẹ́ Ọlọ́run ní pé idha ja'aka al-munafiqun qalu táwọn munafiki tó bá bá nabi sallallahu alaihi wasallam bá nabi ó sì jùkú náà ni wọ́n bá nabi ẹmọ tó mọ̀ sọ ni nashhadu innaka la rasulullah wọn wallahi a wallahu ya'lamu innaka la rasulu Ọlọ́run wọn sọ pé Ọlọ́run bá mọ̀ kí nabi rẹ̀ Ọlọ́run bá

tọ́ kí ma lọ wà nínú àmúnáfíkì ẹlẹ́ẹ̀kẹ̀rún ni almahabbatu lè hafi ilkelima èyàn gbọ́dọ̀ ní ìfẹ́ kelima yìí láfí mọ́ sọ pé èyàn kí ń ṣe islam lágidi èyàn kí ń ṣe islam pẹ̀lú pé wo sáàjá mọ́ sí lọ èyàn mọ́ ń ṣe tìfẹ́tìfẹ́ ni ẹmọ tí ẹ̀bá ń ṣe pẹ̀lú ìfẹ́ inú yóò dùn àti mọ́ ṣe àdẹ̀mọ́ má tí wọ́n sọ wípé 29 alẹ́sọdún lọ́la àgbótún yóò tún pé 30 tó bá lè pé 30 bá inú òsìmọ̀ bí ẹlòmí yà kí ni gan ṣìgbẹ́ tí ní 29 tẹ́lẹ̀ oun ti di 30 kò fi ìfẹ́ kò fi gbàwẹ̀ náà ó kàn ṣe lásán ni kò mọ̀ pé inú la ilaha illallah tó ń wí o ní pé ìjọsìn tó bá mọ́ ṣe kó mọ́ fi inú tútú kó mọ́ ń ṣe kí nù rẹ mọ́dù tó bá sọ fẹ́ lómi pé tọ̀ ẹ̀ sí tàtù ṣàwálù àbí sí tù ṣàwálù ẹ̀tọ̀ mẹ́fà kan tún mẹ́nu ṣàwálù yóò ní kíni ẹ ti sọ fún wa pé 36 lọ́lọ́ ní agbá àtúgbà 30 tán ẹ̀tún ní 6 tó ń bẹ wàhálà yí pọ̀ o ah ṣe òdúnà sí wọ́n fi wọ́n sọkùn mọ́ ọlọ́run ṣe ìjọsìn ìgbà ni àbó ń ṣe látara ìfẹ́ ìwọ tó bá ń ṣe látara ikéwo ẹsàjá lọ ẹjá lọ kírun ẹjọ́ wàhálà yí pọ̀ náà ni wàláhì ó gbọ́ la ilaha illallah la ilaha illallah sí lára rẹ̀ o kódà inú rẹ̀ gbọ́dọ̀ máa doni ẹmọ tánàbí mọ́ sọ fún Eh, bilali ni àníbí ni pé ìbìlá dákun sásìkò ànábì mọ́ sọ bílali sásìkò ohun ètò ni dákun tètè pé rún nítorí ohun yíò ìtútù kóbùkọ̀tọ̀ ayìn ìtútù ojú mi ni ṣe inú àníbí mọ́ ah, sásìkò ohun ètò yẹ tètè pé rún wọ́n ti pé rún báyìí náà sàábà dónù ó yá mọ́sálásí yá wọ́n sáré bọ̀ wọ́n nìyẹn wọ́n ma jà sí sáfù alákọ̀ọ́kọ́ báyìí sáfù alákọ̀ọ́kọ́ bú làwọn yẹn jà sí lé ní ẹ̀rẹ́ náírà bẹ̀rẹ̀ ti bẹ̀ làwọn sàbábù wọn sáfà ah, ọmọ kò gúdọ̀ sáájú mi dé bẹ́ẹ̀ ìgbẹ̀nà sálọ ilé ọtí ilé ijó gbogbo àwọn ibi tí ò wúlò fún wa ibẹ̀ làwọn yẹn sálọ àgbọ́ ah, kò gúdọ̀ mú fọ́sùlù mọ́mí lọ́wọ́ asọ́lá tó bá ti wá dìbì ìbádà ẹlòmí ò kàn wá kódà agidi ní fi ń kì yí kan mánéjì ni kò gbọ́n tán pè ní alìmọ̀hábà yìí kò mọ̀ pé ìjọsìn tó ń ìfẹ́ gbọ́dọ̀ wà ń bẹ̀ ẹ ká mójútó eléyìí èyàn kí fagidi sin lọ́wọ́ba náà bàbá ní pé wàlìmọ̀dẹ́lẹ̀tì aléhì wàkùtàdọ́tùhù ó gbùdọ̀ nífẹ̀ẹ́ sí tí la ilaha illallah tó ń tọ́ka lé lórí àti tó necessitate in tó gbùdọ̀ jẹyọ látara la ilaha illallah àwọn tó gbùdọ̀ fọ́dùlù rẹ̀ fún mi asọ́lọ́ọba ló ṣe ìkẹ́ rẹ̀ fún mi àṣé mo ṣe jẹ́ mùsùlùmí àṣé kẹ́ ọlọ́ọ̀bá ni àṣé ìgbà wọn ìjọsìn tani a máa ṣe yíò àṣé ìkẹ́ ọlọ́ọ̀bá ni wà ní pé wàsùrúrù bihi bí rahmatihi lahu ó gbùdọ̀ máa dúnú sí rahma sí àánú ọlọ́ọ̀bá tó ṣe fún ọ bí an wàfákọ̀hù ìkẹ́ ọlọ́ọ̀bá ó fi ọ ṣe kò ń gẹ́ ipò jẹ́ mùsùlùmí wàhádáhù ọlọ́run tún wá fọ́nà mọ́ à síkẹ̀ ọkọ̀ mọ̀ وهداهم لهذا الله بافنا ما الله سجونا ايه فما كنا لنهتدي لولا ان هدانا الله ابات ممنا تي بان الله با تو فينا ما شاك بلي او تو لو فوا وتكون المحبه بان يكون الفاعل الفاعل لها محبا لها وتو وان شي جوسف الله با او غدو ما شي تفه تفه ني عالما بانها سبيل سبيل النجاه ó gbọ́dọ̀ mọ̀ wípé ojú ọ̀nà yìí gangan lójú ọ̀nà tó ojú ọ̀nà ọlá wa annahu la najata li ahadin illa bi tahqiqiha wa littisaf biha ó gbọ́dọ̀ wá mọ̀ wípé kò sí ojú ọ̀nà kan tó jẹ́ sí ojú ọ̀nà ọlá àyàfi ká ṣe kíni ká mú

كوجا كبا النبي صلى الله عليه وسلم كوجا كبا ونو الجنة وهذا وصلى الله وسلم على محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وسلم وسبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته